الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقفوا الله سبحانه وتعالى أترى لفكاتي قفوا النبو محمد صلى الله عليه وسلم حديثي تي حديثي تي أكالاست أولاني اوكي هنا نسيغ الاذان والاقامه اتيغ دنيش بلور الترجيع الترجيع ممكن يشي الترجيع كي يربتي كي يقصوا اشهد ان لا اله الا الله كي يقصوا لون طلولي كي يجي واجبي نيو وكي اشهد ان لا اله الا الله هاي تامليني ان شاء الله gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ní ọ̀sẹ̀ tó kọjá amú ẹnubá àwọn àṣìṣe táwọn olùpò wọn ma ń ṣe níbi àwọn alfáàdì ìwọ̀n pípẹ́ wọn léè tí èyàn gbọdọ̀ mójútó hadithi tó kàn ní an abi mahdura radiyallahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam allamahu al'adana فذكر فيه الترجيع أخرجه مسلم ولكن ذكر التكبير في أوله مرتين فقط so hadith èyí tí ó túnkà ní hadith Abu Mahdhura radiyallahu anhu tani annabi sallallahu alaihi wasallam wọ́n kọ́ ní al-adhan bọ́n wọ́n dákọ nínú bọ́sẹ̀ kọ́ ní adhan yẹn kọ́wù at-tarjih so hadith ni sahih ni ọlọ́láfẹ́ ń bẹ nínú sahih al-sahih muslim gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn àìmà mẹ́rin wọ́n gbawa at-Tirmidhi an-Nasa'i Abu Dawud ibn Majah Imam Ahmad àwọn àwọn the same hadith ó wà nínú Musnad wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Sheikh Al-Albani rahimahullah wọ́n ní hadith ni hadith tó lálàáfíà ni nínú Sahih Abi Dawud náà nínú ìkàtí wọ́n jẹ́ ká mọ́ bí ní wà tarji'u amalu ahli Makkah wa hiya majma'ul muslimin fil mawasim walam yunkir dhalika ahadun min as-sahaba wọ́n kí èmọ́ sí tẹ̀jírù yẹn kọ́ àwárá mọ́kàmọ́ sí dáadáa o sì ní tẹ̀jírù yẹn dẹ̀ ní ìmọ̀ ń pa àwọn mùsùlùmí pọ̀ ní tẹ́mọ̀ al-mawasim láwọn tẹ́mọ̀ hajj gbogbo ọmọ wọn bẹ̀ tẹ́sìmọ̀ gbọ́tọ̀ ma sí sí kíní kì í sí nínú àtàlẹ́mìnà hadith ẹ̀dẹ̀ pé anna Aba Mahdura huwa ahadu mu'adhdhinu Rasulillahi sallallahu alaihi wasallam li ahli Makkah al-musharrafa inú tàlẹ́mù níbi ni pé Abu Mahdura ìkanú àwọn sahaba ó wà nínú àwọn olùpẹ̀ wọn ní fáwara Makkah àwọn tó ma ń pè wọn fánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní Makkah nínú ẹni mashru'iyyatu ta'limil adhan lil jahil bi àṣẹ ó tọ́ nínú ẹ̀sìn Islam kakọ́ ẹni tí ò bá mọ̀ nípa adhan bá ṣe ń pèrún kíyàn kọ́ nínú àtẹ̀jẹ̀rì at-tarji'u fi hadithi adhani abi mahdura wa lam yarid fi adhani bilal wa abdullah bin ummi àti abdullah bin ummi maktum وفي مثل هذا يستحب أن يؤتى به أحيانا ففي ذلك إعمال السنة كلها تو بس لما سنقي تافني في سنة قال لي بي ودا كي ما سلي قوكا يلي ستجير نبامي يلي ستجير يمني إبامي وني قال شيخ الإسلام ابن تيمية مذهب أهل الحديث ومن وافقهم هو هو التسويق كل ما يثبت عن النبي صلى الله عليه وسلم ṣe rí ojú ọ̀nà àwọn tí a ojú ọ̀nà táwọn al-hadith mọ́lù ní wípé wọ́n ma ń lo gbogbo in tó bá ti wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam fala yakrahuna shay'an min dhalika idha tanawwa'at sifatuhu wọ́n yí kí ń kórìíra kankan bẹ̀ ní ẹ̀tún sí báyìí kẹtún sí báyìí Ibn Taymiyyah nípa àwọn ahlul hadith wọ́n ma ń gbìyànjú àti ma àti mú gbogbo ẹ̀ wọ́n lè ṣe lè gbà kàṣe lè gbà míì kàṣe lè gbà kàṣe lè gbà míì kàṣífàtí kàl'adán gẹ́gẹ́ bí ìrun pípé wal iqama tó bí wal qira'at kódà tó fi máa wọn bá ṣe ń ka kùránì àwọn kìrọ̀átì mí àwọn kìrọ̀átì pé wíṣíwíṣí tó nafsu al-Qur'ani ni famin tamami tiba'i sunna an yaf'ala hadha taratan wa hadha tara nínú pé yẹn pé sunna ta yanya oní kò sílé ba mí kò sílé ba mí wa fa hadha aslun lil imam ahmad mustamirun fi jami'i sifati al-ibadat aqwaliha wa af'aliha ilé òun ikule kan nínú madhhab imam ahmad rahimahullah gbogbo àwọn bá sí ìṣẹ́ àwọn ibadat èyí tó jẹ́ ọ̀rọ̀ mbẹ̀ ni àti tó jẹ́sẹ̀ sí mbẹ̀ gbogbo ẹ̀ yíwa bá sí máa mọ́jú tó ń tí wọ́n ni nínú ẹ̀ ni istihbabu an yakuna al-mu'adhdhin hasan as-sawt jamil al-ada èyàn tí bá pè wọn ó gbọ́dọ̀ jẹ́ ni tóhùn rẹ̀ dùn tí ó sì mọ́ sí ń pè àwọn ọ̀rọ̀ dáadáa ìpín ọkà nídé máa pòrún ننوي مشروعية الترجيع وذلك بالإتيان بالشهادتين خافضا بهما صوته ثم إعادتهما بصوت مرتفع وني أوتوكي مسي ونكي يعني الشهادتين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وكفون لقبي وكتبيجيني أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله so àti ashhadu anna muhammadan rasulullah ó ti pè méjì pọ̀ ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah ó kàn gbé ipa ó kàn gbé nọ́mà ìdí ni yẹn náà ń pè ní at-tarjiya so ninu ni ẹni at-takbiru marratani fi awwal al-adhan fi fi adhan abi mahdura so allahu akbar ni bi adhan abu mahdura bá ń ṣe pé wí allahu akbar الله أكبر الله أكبر وكبوسي أشهد أن لا إله إلا الله وما تنجيع موسي الله أكبر الله أكبر مبروتان مو زكني الترجيع هو أكمله ونبي أذان بلال مرني الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله ashhadu anna muhammadan rasulullah yókù lọ bẹ́ àmọ́ níbi abu mahdura allahu akbar allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah yókù bí olóbá kankan náà wọ́n ní wàhúwà lèdè talakahu abdullahi bin zaid fi manamihi ìwé bọ̀mọ́ ìwú ti bilal yẹn ohun gangan ni abdullahi bin zaid ohun làwọn náà rí lójú ohun nínú ẹni pé yakhtalifu adhanu abi mahdhura an adhan bilal bi adadi jumalihi àwọn nọ́mbà jumal ti bẹ níbi àdífù abu mahdhura ó yàtọ̀ sí títí abu títí bilal gẹ́gẹ́ bá ṣe sọ gbà súnmọ̀ náà ní kí ẹ ṣe kí ni èyí ó pé ti bilal ń gbà mí àti ti abdullahi bin zaid يوسف sì gbé títí Abu Ma'thur gbàmí so títí Abdullah bin Zayd títí Bilal oní ni ti Abdullah bin Ummi Maktum نعم من أبو مهذور من بني جمع من قريش كان بعد الفتح مع سبيان مكة يحكون الأذان استهزاء فسمعه النبي صلى الله عليه وسلم فأعجبه صوته فدعاه وعلمه الأذان فكان مؤذن أهل مكة wa bilal mu'adhdhin ahli al-madina ani abu mahdhura nínú abanu jumaa ni an ko abanu jumaa ni quraish so lẹ́yìn fatu makka wọ́n wà pẹ̀lú àwọn kekeke kekeke tí ó yá ah, ah, gan ìtú rẹ̀ ní kí wọ́n mọ́ mú ètò rẹ̀ bá ti sí wọ́n fi ní gbé ọya Abubakar ìwọ ni lọ́mọ pẹ̀rún Bilal ìwọ ni ọmọ pẹ̀rún kódà wọ́n sẹ́ pọ̀ tó ṣe pé kíní kan wà tí mú nǹkan tán wọ́n Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní kẹwàá nẹ́bì dáadáa wọ́n máa ń mú àwọn èèyàn sí àwọn ààyè ni ó rí eléyìí tí wọ́n kọ́kọ́ gba islam láti bẹ̀rẹ̀ àwọn alákọ̀ọ́kọ́ fún ẹ̀yẹ lọ tó sẹ́yìn náà rẹ̀ kódà ẹlòmí lè gba islam lẹ́ni tó lẹ́tọ̀ sí bá ẹni ìlò lè yanjú kíní yóò ẹfi síwájú rẹ̀ wọ́n mẹ́ta gbọ́ Khalid bin al-Walid wa tó ti pé Khalid ń bẹ níbi ogun Badr kódà ń bẹ níbi ogun Uhud orí báyà rí Khalid ló padà lọ manivé àwọn ogun àwọn ogun wọn kàdà fi àkàkà òsùn níbi ogun Uhud tó fi sí àlẹ́bìlì sí tó ti bẹ́ lẹ́yìn ìgbà yẹn falama aslama khalid wọ́n aslama mutaakhir ó pẹ́ o lẹ́yìn kínàgbé hijira lẹ́yìn bẹ́ẹ̀ ó pẹ́ kẹtẹ̀ padà tó aslama tọ́yì àmọ́ àwọn nà kò pẹ́tà aslama àwọn lànàbí gbé sẹ́yìfù wọn ni pé sẹ́yìfù lọ́hì alimasulula èyí dà ọlọ́wọ́ bá ní báyìí àwọn lànàbí wá fi lídì àwọn ogun kọ̀ọ̀kan pé lọ́bí lọ́bí lọ́bí lẹ́tẹ́mà Abubakar wà Umar àlàní gbèrú irú àwọn Abdullah bin Mas'ud sí ti bẹ ní Islam ti pẹ́ irú àwọn Sa'd bin Abi Waqqas irú àwọn Talha bin Ubaydillah bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn as-sabiqun ila al-Islam tó dẹ̀ irú àwọn Uthman ń bẹ irú àwọn Ali ń bẹ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so kí ní ẹ̀ afáfíwá Ibn al-Qayyim fọwọ́ ṣàlàyé pé kìkí ń kí bóyá ìgbàmí wà tó gbé asábùkọ́ ìgbàmí wà kínan gbé al'adáwù ní sẹ́yìn ní ilé àdá àkíní dada ta ló kájú ẹ̀ tó dada wọn náà ṣe kíni wọn náà gbé fún pé ó dá wọn ni ma manager ẹni ẹni ó sì ní rí bí pé òun tí wájú àwọn yòókù lọ in tó wà bẹ̀rẹ̀ nù wọn ok ẹni ìlú ó yẹ kó ní ṣe kíni ilé ìtì wà mẹ́tẹ̀lẹ̀ kò lé sí ẹfilẹ̀ ọdá ẹfún ní mi ọdá ìwọ̀n máa sí lè jẹ́ ọdá ọmọ sí lè yìí so ibá yà so bí annabi sallallahu alaihi wasallam because kókó ni pé kíkí ní ẹ̀ sí dáadáa kí ṣe pé lágbájá ó kọ̀ mi ló wà wà mí rárá kókó ni pé kíkí ní ẹ̀kọ́ sí kí ní o kó ṣe dáadáa so tó ní kálùkù náà bá gbé ẹ̀ sí kókó wa jazakumullahu khairan والسلام عليكم ورحمة الله وبركاته